الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم نعم آه، سورة تدو سورة لك ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلده كلا لا ينبذن في الحطمة سيتوك تاكالي من سورة العصر كتلو سي سورة العصر تلو فواني فائدة مارو فائدة مارو تاسني ibi suratu al-humaza na'am na'am abu fatim efmin <coughs> ibn kathir na'am àti eh, fashul qadir ọya fàídà ẹkẹsọ ẹyọ kan káàkùn mara lọ ọya ẹsọ ẹkẹ aṣàwòrò yóò lè dù ṣàwò wọ́n ni nínú àwọn àǹfàní tàbí sí ibi ẹ̀kọ́ ẹni wípé aburú ma ń bí aburú so látara wípé sẹ́lẹ̀ sọ́ṣáìdì nínú súrọ̀ yìí wà á dada so látara jẹ́ homazatun lomaza yahsabu alladhi jama'a mala وعدد يحسب أن ماله أخلد أويا أكيجي تعالوا لسومي فائدة نعم اذكروا الفوائد Some of you was the class in last time. Àwọn tó mọ́ sọ fáìdò wà lè ní ẹfún. Now, mhm. Okay, wọ́n ni wáìlún ó túmọ̀ sí wádín fi jahannam wadin fi fi jahannam òkè kan àpáta kan nínú jahannam a nínú ìtumọ̀ rẹ̀ ní ẹ ìtumọ̀ rẹ̀ ní olótún látún alhalak ben alhalak so fáídà méjì ó yá fáídà lẹ́kẹta muglakọ̀ muglakọ̀ so naam naam bẹ́ẹ̀ ni náàrù lọ́hìl mọ́kọ̀dà ayé mọ́glákọ̀ tí wó ti pa ọya ẹlẹ́kẹrin zammu ala man yajma'ul mal hatta yansa al-akhirah ìbọnú àtẹ́lú ẹni tó ṣe pé owó lóhun kan ayé rẹ̀ òun kásá ń kówójọ kówójọ kówójọ ní dí pé padà gbàgbé alkiyama ok àwọn tán wá tí mo sọ rárá gbogbo náà náà tí wọ́n ni náàrùn mọ́ kọ́dà wọ́n kọ́dà mọ́ kọ́dà ni kí dẹ̀ ni wọ́n fi kò èyàn àti hijaro oya faida. abu ẹwà jẹ́ ẹ̀yẹ sọ̀rọ̀ abu mọ́mọ́dé sọ̀rọ̀ wọ́n ti sọ gbọmáìdì yìí benefit from the last class from the previous lesson mm-hmm. abanza wọ́n ní kò sí àǹfàní fún dúkìá àbí owó tí ẹ̀bá kójọ tí ó bá ná sí ojú ọ̀nà ọlọ́run ọba náà bẹ́ẹ̀ni ike wà máa àdàrọ́ọ̀kà bí fún tẹ̀mbíìnì ipé afẹ́kọ́ tí ó mọ̀ nǹkan tán pè báyìí tọ́yìí so almuhim ẹ ká next sura onínu suratul asr so a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wal asr إن الإنسان لا في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أم سورة العصر سورة ينكو هي مكية هي إيش مكية nínú àwọn súwárù tó ṣe pé ọlọ́run النبي صلى الله عليه وسلم wasallam tí مكان. so wọ́n ní wàl'ásìr ìtumọ̀ ní pé wáwù tó wà ń bẹ̀yàn kọwù wọ́n náà ń pè ní wáwù al-qasam wọ́n ń pè ní wáwù al Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n kọ odidi tírà lórí àwọn akọsáàmù tí ń bẹ ní Qur'an wọ́n pè ní at-Tibyan fi aymanil Qur'an ẹnu Sheikh tíra ẹ̀dẹ́ sàǹfàní gàtí ẹ̀ bá ká ó sì yẹ láyé àǹfàní al-atibiyan fi akọsáàm abikorí ní fi aiman al-qur'an iṣẹ́ àlàyé nípa àwọn ìbúra tó wà nínú qur'an so ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sì àwọn àlàyé tó pọ̀ gan nípa àwọn ìbúra tẹ́ bá rí so tíra yóò dá ká gẹ́ẹ̀tì ẹ̀gan kíyàn library kó wà ń bí i alfilanda ọlọ́rí okay okay okay ṣe ọba printing now so wáwù yẹn a ní pé wáwù kí náà ń pè yìí wáwù lùkọ́sàm wáwù alùkọ́sàm nínú náhwù wáwù lùkọ́sàm nínú àwọn huruf alìjábùrì ló wà ma fi ṣe kọ́sàm nínú àwọn tó fi ṣe kọ́sàm àwọn tó gbajúmọ̀ onílàásọ̀ alùwáwù wàtáù wàlìbáà wàláhí bíláhí tàlá ta ló lè fún wa ní àti rí ti wáwù báyà bí wàláásìrì ta ló lè fún wa ní bítẹ́ ti fi bá àṣẹ kọ́sà mínú Kùránì fàlá wà rọ́bìk <laughs> ẹlùmí ẹ sọ̀rọ̀ okay kọ́lá fàbí'izzatik la uqsimu bí uqsimu bí la ìyẹn tí ẹ̀ akọ́sàmà akọ́sàmà ni ẹ̀bọ̀ tàbí ló bá gangan ìwé lè bí kan ní bílá bi'izzatik bí ṣe báyìí àbí ṣe mi túnwà tàbí fún ánìmìnà Kùránì okay kọlu bala wà rọ́bìnà wáwù ní ẹ̀ ẹ́ biyadikal biyadikal khair bóòlò yóò jẹ́ kọ́sàmù àmà bèèrè bèèrè báyìí o à káyẹ̀wà mọ̀ sí kagbẹ́ òkè àbúrẹ̀ ó kọ́ sí mú ní Love kọ́ sí mú láàbù But ní be wọ́ta bí bí ìwé ìtàmà wà bí exotic náà wọ́n ti mú bí exotic wá ok ẹbíyá mú àdífì wá ó wà ó wà dada ó wà dada mawjud ah, bismillah ibu ah afákan òbí tí bàbá ti wà ní kòránà akẹsà mọ̀ wá ti rọrùn alfilani fẹ́ sọ́rọ̀ ẹ̀bdán bà bà tàti fi búra nínú hadi lámà dín tí yọ lọ́f náà ó sì zákàrà ẹjá parí bá nǹkan ẹ̀fẹ́ ó dá ẹjá lọ́ta ẹ̀hẹ́ ẹ̀hẹ́ tàlọ́yí làkìdánà àsìnámà kúmnà lọ́sọ̀ ó yá ìmí nǹkan naam so almuhim o ní pé wà bá àti tà in tó bá ti wá wá lẹ́yìn wọn naam tàlúlù sọ ìyàtọ̀ tó wà láàrin wà bá àti tà fún mi Abu Fatim ok ọmọ lò táà fún ọlọ́run bá di kan ẹ̀rí rí tààkà wọn dẹ̀ kí wọ́n ń lò mọ́dọ̀ mẹ́rin ní tààkà àbí tàhú ṣe báyìí àbí bọ́ ṣe èyàn lè ló bá fún dọ̀mẹ́rin àbí mm, náà so kíyàn fi búra náà wáwùn kan ṣe báà ní okay oúnjẹ gbá okay kẹsí báà mẹ́ta yìí so now nísìn wọ́n ní wàlásìrì wàlásìrì ṣẹlẹ́gbẹ́ sí máa ń ṣe ìrọ́b ẹni alwáwú wáwù lè kọsàm tàbí lè sọ àwọn wáàmì tó tún wà inú náà nínú kí fún wa wáwù tó wọ́n jàmáà bó ẹ́ okay okay ẹ́ eh, ó jẹ́ ẹjá gbà but ah, okay ẹsà jẹ́ àgbà ó yá wọ́wùl ma'íyà àhá tí máa fẹ́ mú ọkí ní bó bá ṣe ń sọ kọmọ for example sí wà ní 7 torí time ó yá wáwù pọ̀ gan wáwùl is enough pé jùmlà ti stop ẹ̀tún continue ó yá wáwùl hal wáwùl hal yes ó yá wáwùl ó tún wà tamam qasam yẹn mawjud tamam to so wa so harful jabri ni bóyí ṣe rọ́bí ni ó ni alwawu harfu jabrin àbí harfu qasamin wa jabrin harfu qasamin kí ni túnmà jabr yóò fún katon bọ̀ ní kẹsìtú ẹni pé wáwú wà nínú àwọn hurufu aljabrin tàníbà wà ká àwọn hurufu rọ́fì àwọn àgègé wí ẹ́dàkùn tàbíbà tẹ́kà bá mi ká àwọn hurufu rọ́fì ẹ tó bá ilé ká yóò gbà mọ́tò <laughs> example ní example lámìẹ̀ lead hurufu rọ́fì yà ádàmìọ̀ eh eh ẹ̀sí hurufu rọ́fì aláwọ̀ yóò alamọ́tò rọ́bì kọ́lá wọn yóò ní like urufu tí ó fún nǹkan ní rọ́bùrù àẹwà ó wà ṣárùfù wà ní alìtìdá àẹjọ́ ẹni ó lè sọ pé káànà wọn kọ́ káànà zaidun kọ́ iman ẹjá mú bí i harufu ẹ̀rùfù kákà ní

ṣe school, ṣe school, lẹ́wẹ̀ skúl lẹ́ sọ ilé kí class wọ́n lẹ́wẹ̀ alẹ́kẹ́ ní class 3 aláwọ̀ mustanira class wo lẹ́wà nílé kí abúrẹ́ ah, sí rí ọkùnrin hmm? ẹ́ ẹ́ ah, wàlá díò tálì lìbìtìdáyí awà lìbìtìdáyí ewó lẹ́wà ní gbogbo ẹ̀bá ẹ̀kọ́ yíwa ẹ́ awà lìbìtìdáyí <laughs> ẹgbọ́n ní awàlì ìdádílẹ́wà wọ́n ní awàlì ìdádílẹ́wà ẹjẹ́ sọ́bọ̀n ó yá ẹsẹ́ àtìmọ̀tẹ́ mi ní awàfil jawri kí wá ní pè ní kí wá ní al'asiri wa jẹ́ ń bí báyìí ah, majhul okay majhul Ah, ah. class olè yíwá class five. 5 ah, class kan náà kọ́ kí ló kọ́ class eh, mi ò mọ́ class yíyá class kan náà lè kí o ti wá ẹ́ eh? alfasul thali school èyí sẹ́ à nílé kí o lè mi sọ class olè wà nílé kí o <laughs> class 3 gbóò a ti ń káyẹ mọ́ pẹ̀gínú rẹ̀ class 3 ma fi class 3 kí ní kàn dáwà lálẹ́ ni ẹlùmí ò mọ̀ pọ́n ti jẹ́mọ̀ sọ́fà ìnà pé sanawi olè àfà wọ́n ní àà wọ́lẹ̀ eh sanawi àà ẹgbà ní ìdọ́gbà ń pẹ́ class 5 ẹgbọ́dọ̀ pín class 3 àbí class kinengbe so class tó wà class olè ilẹ̀ wà class olè wà awal idadi àà wàhálà ti dé ṣe bí class 3 ni àbí then that is awal eh, ìdádi nìyẹn náà awal ìdádi because one and two ìbìtìdá ilé nìyẹn tí àbí then awa ni awal ìdádi class wọlé ẹwà àtàlìfà ìdádi kí wá ní ọ̀rọ̀ bà lásìkò mẹ́rin Uh-huh alkẹsọ̀rọ̀ alkẹsọ̀rọ̀ àzọ́hìrọ̀ aláàkìrì tọ́ so ìtumọ̀ ní pé wal asri ìtumọ̀ ní pé ọlọ́ọ̀bá ń búra pẹ̀lú al now so okay ẹjẹ́ ẹfilẹ̀ mo fẹ́ mas'ala kọsàmù ẹfilẹ̀ so kí nìdí tí ọlọ́run fi ń búra pẹ̀lú al asri kí nìdí ta like ẹmọ́jẹ̀ ká tún lọ́dù kí ni táyì ráìsàn tí láti àyẹ́sà àjọ ti lọ wọ́n ni akùsàmà tààlà bìláàsìr ẹmọ gbọ́wọ́ ọlọ́ọ̀bá búra bìláàsìr alladhi huwa al-layl wan-nahar al-asr náà kìí al-layl wan-nahar ọ̀sátòrò so àwọn àfáàmí ò ní al-asr ay àsìkò asìkò tàmí al-asr tamanki because ona ni as-salatul wusta so iban yabi so ani because al-asr ni mahallu af'alil ibad wa a'malihim oni yaye gba tó ṣe pé inú asru náà níbi tá ti man ṣe iṣẹ́ ibẹ̀ làwọn ẹrú ti man ṣe kíni náà ti man ṣe iṣẹ́ abo lè ṣiṣẹ́ láì ṣe pé nu àsìkò ló ti ṣe ni kò possible so iban yabi ó sì ṣe nǹkan méjì ó lè yoko níbi iṣẹ́ tó bá ń ṣe az-zaman wal makan az-zamanu wal-yesh wal-makan ayé bí tó ti ń ṣiṣẹ́ àtàsìkò tí ó ń ṣiṣẹ́ wọ́n ni wa a'malihim anna kulla insan khasir wal khasir diddu rabih ọlọ́wọ́n búra wípé wal asr mo fi al asr búra innal insana láfi khusrin gbogbo èyàn ti wà nínú parun nam abu muhammad wani al'insan lọ́lọ́n sọ nínú kòránì àwa tún sí gbogbo èèyàn sí bí al'insan lọ́lọ́n sọ àwa ni gbogbo èèyàn ní bọ́ọ̀lù sí jẹ́ gbogbo èèyàn hmm, wọ́n ni alif and lam tó wà bẹ́ẹ̀ ǹkọ́ to feed al'umum fàkífà yóò stàdálò bèèrè so alif and lam yẹ́kọ̀ ìtumẹ̀ ní pé so tekdir ìtumẹ̀ ní pé inna inna mhm, mm. inna kulla insanin lafi khusr because alif and lam yẹn ó fẹ́ rí bí kullu so alif and lam tó bá tin duon po kullu so iba yin àbí yo mo kó gbogbo jinsu kini yẹn sínú ìtumọ̀ ni pé any anything tó bá ti lè jẹ́ pé alif ni insan kulluhum fi khusr kulluhum bi gbogbo wọn ti pa wọ́n dẹ̀ ti sí òfò dànù so wani um, wani wal khasar maratib mutaaddidatun mutafawita òfò ìparun sí ni òun náà nípele qad yakunu khasaran mutlaqan ka hali man khasara dunya wal akhirah ó lè jẹ́ ìparun general ìparun bí ẹni tó ṣòfò ayé tó tún ṣòfò alkiyama wa fatahu naim wastahaqqa jahim ìgbádùn fóoru ó tún wá lẹ́tọ̀ sí ìyà ọlọ́ọ̀bá iná ọlọ́ọ̀bá ah aláì omọláàrin kẹta gbíyàn ti rínú láìbìrí kí ẹ máa imé ti padà kúnnú wọ́wọ́ mo fẹ́ lè ní pé ìyìn rẹ̀ ní kó gbádùn ìjọ mọ́dún ìsìlẹ̀ ní wọ́n kí ara ọjà àà kó dẹjọ́ kan tó gbádùn kó àgbíjọ́ kan tó ààrẹ rìn yóò pé ṣúf alkhasar ìmí sí padà kú lórí kúfù lórí sí kìfìrí pẹ̀lú ọlọ́ọ̀bà bẹ́ khasira dunya wal akhirah yẹn ń pè al-khusranul so wani wa qad yakunu khasiran min ba'di ba'd ẹlòmí sì ni ó jẹ́ pé ìparun yẹ kó jẹ́ pé ìparun láwọn láì jù tíra yìí dá ẹ̀ kọ̀ọ̀kan ẹ̀wọ̀n tí tv ní mí àbú tíra yìí dá ẹ̀ náà tv ní mí ẹ̀ tó bá sọ mídí tv wà láì nígbà àìnà kìtàbù ọwà gbàtẹ́gùn class tálókù ẹbà ń tan fánù káyẹ̀ lè bà fẹ́ kan sùn ẹbà class ní ẹfẹ́ kan sùn ẹbà ń tan fánù ìrákùn àbájẹ̀ tán òjútù mú ni ẹ̀tàn ẹ̀ká àyàn ẹlẹ́ sùnbáyìn ṣe ẹbá ń tẹ́yẹ sí náà kí ló change ẹfílẹ̀ no ẹfún náà so wọ́n ni um, so khosar wọ́n dẹ̀ lè jẹ́ mimbad walhada ammamallahu khosar likulli insan illa man ittasafa bi arba'i sifat lọ́lọ́n fi ọlọ́wà generalize òfò yẹn sí gbogbo nǹkan tó bá ti lè pè ní insan àmọ́ ọlọ́run wáyé àwọn ọ̀nà mẹ́rin kan kún bẹ́ ọlọ́run wá ní illa alladhina amanu wa amilu as-solihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr àyàfà mẹ́rin kan ṣẹ́rin bí wọ́n ní gbogbo èèyàn àbí ìtumẹ̀ ní pé gbogbo ẹ̀tọ́ ẹni bí ni mùsùlùmí ni kèfèrí ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni èyàn sáà ń pè gbogbo wọn ti parun dànù ó lè dúró bẹ̀rẹ̀ kọ́ adákẹ́ bí àwọn olómìtà ọdọ́ sábòsán ni ah, ẹ̀yìn kírùn ẹ̀yìn tó pé ọlọ́ni ẹmọ kírùn ó tún ni ah, ẹ̀rí alladhina yadhkuruna allaha qiyaman wa qu'udan tabajukuna eh katan wala etmo suna la ila ila la la o ko te gbe lo so sutu ba tó bá tin ṣe lórí se ba ya ko ani kaya on ta katan ani tó bá tún katan yàtàfàkàrúnà bọ́nà ṣẹ́ṣẹ́ yìí náà wọ́n jọ fún kíkàrà wọn ronú ọ̀bálà aká ìmàsílẹ̀ ń sọ ṣìbáyìn ní tó mọ́ ṣẹlẹ̀ ní ẹ tí ò bá ti ṣe àǹkàtíra láàrọ̀ rọ́dù lórí àwọn ọmọ tẹ́sílà àtàwọn kìnnìyàn bàtàkà ní ìfẹ̀kẹ́ náà mẹ́yàkà bínú ní pé a ní yóò lẹ́rí tẹ́lẹ̀ wọ́n lẹ́rí fún tẹ́lẹ̀ sọ̀rí tẹ́lẹ̀ wọ́n padà wọ́n fẹ́ panefit ẹ̀rí wọ́n fẹ́ wọ́n bá rí panefit kí ni masala ẹ̀ ètà ń kàgbà ẹ̀ Eh, kí náà ń pè nígbàtí Ọlọ́run ní Qur'an nígbàtí anábì Ibrahim ta sọ pé ari ní kaifa tuhyi al-mauta ọ̀rọ̀ ni awala tu'min qal bala walakin litatma'inna qalbi ìkáwà ní pé ara anábì Ibrahim ò pa ẹyẹyẹ ń sìn wọ́n ní ike ń sìn àwọn ẹyẹyẹ ni sí ẹyẹ bó like ẹn pé ohun tó wà tẹ̀sí ní pé àdẹ́gbọ̀ yìí ń pa àwọn èèyàn ẹ̀yẹ different mẹ́rin wọ́n wá pa wọ́n sán wẹ́lẹ̀wẹ́lẹ́ wọ́n wá dẹ̀rẹ̀ wọn pọ̀ ọlọ́wà ní kọlọmọ bú jízí kọ̀kan sí àpáta ṣe báyìí àbí ṣe n kìí tí mú jílẹ̀ wọn ni àbí àdẹ́gbọ̀ yìí mú akọ̀ mẹ́ ọya pé wọ́n ẹyẹ báyìí ẹyẹ yóò sì wà bá ẹyẹ tó ti pa wọ́n ni rárá ọlọ́wà ní kó mọ́ sin ẹyẹ ni <laughs>

ẹyẹ tí ó lọ jalè àbúrò tó ń sin màálù tí tó fi ń da màálù yòókù mọ́sùnmọ́ bí yíò ìsẹ̀ yíò wà ní mọ́jíza salmoim ní pé àwọn bídá alùbídá lè sàyíndà hùn dalil wọn ò ní ẹ̀rí bọ̀ wọ́n wà fẹ́ wo kíní kàtà lè ṣe kíní tàlẹ̀ ohun ma ẹwà gbogbo kíní ò ní balansi ara oríbi télọ̀ ni tó bá fẹ́ rán sọ fún ọkọ̀ wọn mi àwọn kàbískòpù rán sọ aṣọ ń tóbi bẹ̀m̀bẹ̀ ọwá fẹ́ ohun mọ́ mi lára kò ní wọlé ṣe bá ìhàmí ẹni <laughs> ẹgbẹ́ kò ní wọlé náà so ọwá ni illa alladhina amanu na masala bi ni wípé bàtán tí kò gbọ́ ìyànjọ ẹ̀yàn fi illa ta sọ illa sọ sọ illa illa la tadri naam abu alfilani ẹsọ́ ẹsọ́ náà abu mutmain ẹsọ́ ẹsọ́ ẹmọ́ ẹmọ́ abu ẹsọ́ ẹ eh. bẹ́ẹ̀ni except no wọ́n gbà náà except bẹ́ẹ̀ni bọ́sẹ́lẹ́sọ́ lágbàwá ẹ̀hẹ́ afẹ́fẹ́ sọ́ lánàfí àbò abú ẹ̀dàkùn ẹ̀ẹ̀ẹ̀ẹ̀sìmí ẹ̀ẹ̀sìmí àfáàgìdìwọ̀n kí náà ń pè ilá abú afáfà tí a ẹ̀yìn sápamọ́ ni ilá kí ni ilá ara o ìbẹ̀lẹ̀ mi ò tí wá nígbàmọ́ o abú àmàrì ah kí sí máa ń pè àbú ẹjẹ́ abú abú ẹ̀ ìlà àyàfi kẹ́rẹ́ ń pè nínú kéwú a mọ̀ pé àyàfi ni àjíyànwọ̀ kí ní pè nínú kéwú la kìí ṣe lá ìlà àbú àmìsà ti fẹ́ sọ Masha Allah ọ ti gbọ́ dáadáa ń kíláàsì dáadáa bí alìmọ́ sọ harfo alìtìtì ọmọ fi ń accept gẹ́ bí láàfù bàbá àtọ́dẹ̀ ma fi ṣe kí ni àyàfi gẹ́gẹ́ bí láàfù àbúntọ̀ iná so àyàfi àyàfi ìtumọ̀ ní wípé ṣẹ́wárí masala kan wà mú fẹ́ káfíṣẹ́rí àwọn kí ni ta ti kọ́ sẹ́yìn masala tó wà mí fún mi nípa wípé a ti sọ̀rọ̀ wí nípa istisna kìí sí kọ̀díyà yìí ẹ̀hẹ́ ẹ̀sọ́ dada kí ni ara ẹ̀sọ́ dada báadà náfí ìmọ́ ẹ̀kẹ́ sọ pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ kọ́kọ́ ṣe náfí ọlọ́run padà wá yọ nkẹ́kẹ́ ó ní ìtìsọ́sì tó ní agbá ní tàbí fún example la ilaha illallah exam tó ní agbára jù ní la ilaha illallah kalimatu tawhid kalimatu tó ṣe pé gbogbo ayato àti gbogbo tọ́lọ̀ bá dá gbogbo ọjọ́ kó lórí kíni yìí kalimatu tawhid yìí ni la ilaha illa allah kò kọ́kọ́ sí nǹkankan kọ́kọ́ dá gbogbo ìláwùnù náà wá yọ ẹyọkan so ìtumọ̀ ní pé gbogbo ẹ̀tẹ́yẹ ló ti ṣòfò àyàfi àwọn tán bá ní àwọn àwòsọ́fù mẹ́rin yìí tàbí fún alexander mi náà fi àìrú rẹ̀ láìláìláìláìláì لا اي جا تفسير لا اله الا انت هنا اوكي نعم ابو هريره تدعو من ادبر اها وجمع ان الانسان خلق علوا اذا مسه الشر واذا مسه الخير الا wọ́n correct wọ́n correct illal musallin Ọlọ́run kan kọ pé tó bá rí báyìí báyìí báyìí Ọlọ́run kan kọ kà pé àwọn àwòsọ́fẹ̀ lélẹ̀ àyàfi bọ̀ ìyẹn ṣe náfíà ni ṣe náfíù níbọ̀ wá ni kálàm mm, okay okay tarókù example la hawla wala quwwata illa billah naam tarókù illa ashabal yamin kí rọ́ Eh, kullu nafsin bima kasabat kò sí kò sí kò sí nafsin bẹ̀ ẹ́ eh, alistik náà bá dà nafsin ni ó ti sálọ ẹlòmí ok ok ok innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim kò sí nafsin bẹ̀ ẹ́ <laughs> eh? ṣe na fi wọn bẹ́ni wà má tàṣà ẹ̀m ó correct àà lóbi òsòlè aláàlè òlẹ̀ tí wọ́n ní ẹwà kínágbè ẹ̀yìn wà má tàṣà únà ìlà ẹ̀ṣọ́ náà ìlà kọ́ọ̀lá بيننا وبينكم الأداوة والبغضاء أبدا إني آه، ولا تكن ولا تقل إني فائل ذلك غدا إلا أن يشاء الله أديث أديث إيه أما أديث أديث إلا أنه أمو أوكي حتى kò sí mẹ́ ẹ́ <laughs> eh? no ipé nephew wa ìláwọ́ wá lẹ́yìn nẹ́fíù ìlà ẹ̀yìn bẹ́ẹ̀ ni kọlùbà wá fákọ̀ asùlùwà náà ẹ̀ tí mo ṣe wánú bí mọ́ráyàtí là ìyìn òbí ẹwọ́ ṣe wá ní illa saykallimu rabbu ma min ahadin illa saykallimu rabbu إذا مات الإنسان انقطع عنه عمله إلا نفينا أن أوكي لا يسوم لا, لا يصومن أحدكم لا لا تقدم رمضان بصوم يوم ولا يومين إلا بين أوكي أوكي حديث المؤمن أوكي أوكي ثلاثة إلا وربي أتبعي so نعم كلا الخصال بغيرية إلا الذين آمنوا وني و... و... أوكي وني الإيمان بما أمر الله بالإيمان به ولا يكون الإيمان بدون العلم فهو فرع عنه لا يتم إلا به ó lè ní iman àyàfi pẹ̀lú ilmu mẹ́nà ẹbẹ́ẹ̀kọ́ ó sà nímọ̀ nípa tẹ́ni kó ní imani pẹ̀lú ẹ̀ so yóò lè gbé imani lórí aljahalu lẹ́kẹ́ nínú àṣùrútù láìláìlágan ilmù làkọ́kọ́ ilmù yẹ kì inú wà èèr lásún wà sídẹ̀ ọkà máa bá ti wá ń kì yáadẹ̀ wọ́n kọ̀wọ̀ lílá wà sí dáta mínú hal ó ń kábímá sí wà ìlàhí mìíràn aṣíyá ikọ̀ di mo kẹ̀kọ́ mọ̀ kan ní ìdánmọ́ mọ̀ gẹ̀rọ̀dé ní ìkẹta sàrísì ni ilmú yá kí inú wà mọ́ wọ́n ìpé ọmọ orílẹ̀ ìdòrí olóhun ní sàn sàlọ títí pé ilmú yá kí inú wà <laughs> ìhà riwayatul abai anil abnan àwẹ́lẹ̀ eh, anil banet <laughs> naam so ìtúbẹ̀ ní pé alẹ́rẹ̀lì gbogbo nǹkan tí yóò bá ṣe ó gbùdọ̀ jòkó lórí ìmọ̀ ni because tí ó bá jòkó lórí àìmọ̀ kan then èyàn ti rí jọ́nà àwọn zọ̀ọ̀lẹ́n wà humul so ìtúbẹ̀ ní pé illa àkọ́kọ́ ní pé alladhina amanu èyàn ní iman al-imanu billah al-imanu bi wujudillah al-iman bi rububiyyatillah al-iman bi uluhiyyatillah wa sifatihi àti gbogbo nǹkan tó bá ti connect ma ìyẹn al'iman billah so gẹ́gẹ́ náà ni al'iman bil mala'ika al'iman bil kutub al'iman bil rusul al'iman bil qadari khairihi wa sharrihi gbogbo ilé na kọwọ nínú imani lówà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà muqtadayatul iman àwọn mukammilatul iman àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ pé wọ́n jọ ń lọ pẹ̀lú imani ni tí gbọdọ̀ sí kí ni gbọdọ̀ jùlẹ̀ so illa àmànù ìtumọ̀ ní pé tó bá wà nínú àwọn tó ní iman ní time tàwà yìí o ti sèfù kò nínú khasarọ̀ yìí ọlọ́n sánú wáwù khasarọ̀ yìí wallahi qad ammat wala tazalu ta'ummu khasarọ̀ ti ní agbára kò dẹ̀ stop ní nǹkan tó ma kàn tó káwọn kamínú láfẹ́ ibu ni kọ̀sáwọ̀ fẹ́ bàwà díbà nítorí ọlọ́ wọ́n plé kí ní kan jẹ́ ẹ̀ta prógrámù sí kan mẹ́ta ma ń ṣe ń bádẹ̀ prógrámù kí ní ń pè ìta ma ń gbẹ́nu sí kí ní kan ọlọ gbẹ́nu sí tàlọ prógrámù yẹn ìlú àbúlà ti fani àbí àwọn ará bàdẹ̀ ẹ sọ̀rọ̀ abú ìṣẹ́gbẹ̀lẹ̀ yíkọ́ ló wà ní Ìbàdàn sáà ló wà wọ́n láì mọ́ wù bí i pé

eléyìí ló lóyún ìtò ń sọ nínú ṣẹ̀ríà ní pé ẹlẹ̀mí ló kò pa wọ́n pẹ̀ àwọn yẹ́sìn fi ìwà oko wọ́n lẹ̀bí ń ṣe kíní kíní <laughs> wọ́n rọ́ lóyún ìwọ́kọ́ ló lóyún ìwọ́kọ́ ò górí ni gbogbo náà wà ní ẹni pé ọkọ mẹ́ta ló ní oníbẹ̀ẹ́ ní àmẹ́ ìfàsíjò kọkàlẹ̀ báyìí náà wọ́n sì wọ́n báyìí akẹ́kí ìyá ìyá àtọmọ kan mọ́ lóra wọn wà lẹ́wẹ̀ẹ́ kan bá ní program yìí because ẹmọ tó ń dùn mí ní àwọn ọmọ ìyẹn tó má dàgbà ńkọ́ láyé fídíò fídíò tó àmà fúrúdọ̀ báyìí ó wà lórí net ọmọ wo àbí èwo nínú rẹ̀ ó dùn bó ṣe wà yìí kó wá rí fídíò kan kó wá jẹ́ pé oyún rẹ̀ náà ń ọwá eh, dàgbà wọ́n wò báyìí wọ́n wò fídíò báyìí ah ẹ mi mí ta ló lóyún náà méjì ilé ní èmi mọ́ lóyún èmi ní èmi ní èmi ní èmi ní èmi ní èmi ní ah ok ẹ mi mí sẹ́mì ní kódà kí ní ẹ èmi rí pé nínú àwọn ọ̀nà tí ṣètọ́nù fẹ́ fi jẹ́ kí aburú like kó normal tó bá padà and then kó mọ́ sí ìǹkárùlù mọ́ ń kárùmá ṣe àpáwọn kí ní ẹ wọ́n èyí ò ṣe tó bẹ̀rẹ̀ ń gbàmì kan tí ìrù bá ṣẹlẹ̀ ní fámìlì báyìí wọ́n ni mọ̀ fi yà rẹ̀ lálàsẹ́ rẹ̀ ọmọ bí ọmọ kí ní kọ́nù àmọ́ sí ààrẹ dẹ́wò ní like ó dẹ̀ mọ̀ fi yà rẹ̀ lálàsẹ́ rẹ̀ kátọ́ sọ pọ́wàá rìn lẹ́ pé lóòótọ́ lórí tv báyìí kódà mú kí tó wákọ̀dà yẹ́gẹ̀ sáwọn yóò lè ṣe wáàsí mọ́ tó bí tó bá ti ṣe wáàsí lọ ẹni kó kàn dé ní àà ìwọ tó ń ṣe wáàsí ìyá àwọn àmẹ́ tó lóyún rẹ̀ oyún rẹ̀ wọ́n gbé wá ní ṣẹ́mù kí anẹ́bà muhammad sallallahu alaihi wasallam àwọn mustashirikun wọ́n fẹ́ fi kíní kan ṣe ìskọ́tọ̀ anẹ́bà muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sáà àwọn ọrọ̀ orísìírísìí láti fẹ́ fi púrùfù pé wọ́n gbé oyún ànẹ́bì wà ní wọ́n da tàríkì pọ̀ ẹ̀yìn ṣe pé lóòtọ́ amza ọdún mẹ́rin ni amza gbà lọ́wọ́ anẹ́bà muhammad sallallahu alaihi wasallam tó ti pé ọkù ànẹ́bì ni ó tẹ̀ fọ́sùn kẹ́ẹ̀tì ẹ̀jú ọkù rẹ̀ gan lọ ó pọ́sí bẹ́ẹ̀ ni ó wà so almuhim ni pé wọ́n ní ẹyìn ìgbà tó ṣe pé kìní kan wọ́n sà tó gbẹ̀mọ́ra wọn ìtumọ̀ ní pé àmìnà ó gbé orí ànábì wálé ni mọ́ ẹwà wó pé ókè ẹyìn tí ó dá tó bá jẹ́bẹ̀ nǹkan àà o kó mọ̀ jẹ́bẹ̀ o só mọ́ ni ó wò pé kíní èyí ò mìnà sẹ́wọ̀ odó àwọn sọ o àwọn kíní kan bẹ ìyí tẹ́fẹ́ fi ṣe ní pọ́kàfẹ́ fi stay ni eh, khalas kí ni reason tán fi ń accuse ìyàwó Aisha pé ṣe zina kí ni reason sẹ́mù pé tó má ti yú bí ṣe tọ́nù sí ìyàwó Aisha tó wà lè rílẹ̀ wọ́n ti máa nẹ́bí náà ni sallallahu wasallam mọ́ọ̀kì tó bá dọjọ́ wájú irú àwọn tán fún yíwọ́n sí wèrè lórí tv yìí báyìí tọ́mọ̀ ẹbá padà wádùn ní súnnà tó wáfẹ́ mọ́ ṣe ma in kárùn-ún kárùn-ún and then aya Quran innal ladhina yuhibbuna an tashi al fahishatu fil ladhina amanu awele na kò sí dukhulan awwaliyan wọ́n kò sí dukhulan awwaliyan àwọn yo mo tun ma aya ba ó mọ̀ pé nínú innal ladhina yuhibbuna an tashi al fahisha ó ní pé tatabba ẹni tó ṣe kó wá gbé ẹsẹ̀ un jáde ó ti kó sínú aya yìí ó ka ẹnìkan tó ṣe nǹkan náà ìwọ wá gbé síta nti e ah tó bá ma ẹ̀ṣẹ̀ tí ẹ ti wá worst ju ẹ̀ṣẹ̀ ẹni tó ń yọ ẹ̀ṣẹ̀ yẹn sí lọ ṣe báyàn so kọ̀dẹ̀ ammatil khasara wa ó ní agbára fi kulli jawanib alhaya fi kulli jawanib alhaya gbogbo àwọn orígungun wọn ìṣẹ̀mí mọ́ pé ayé gan ta wà yí gan in the next tí ìbá sì wà láyé 5-10 years ìsìn hey bóòlá yóò ṣe rí 5-10 years àfikọ́lọ̀ kó sáà níwà pẹ̀lú dáwàtí sàlàfíyà ẹ̀dàkùn sí inú sí ìlú tó ní tí súnnà wà mẹ́ láti máa ṣe ìrìnlẹ̀ èdè lórí kíní wọ́n kè ní ìsinmi ìgbà tẹ́kọ́ yẹ̀ so ìyá tó wá parí báyìí àwọn oníkọ́mọ dájọ́ ọmọ nàìjíríà ẹ bá wa dá sí o ó lásàlátù wallahi ẹ̀yin ọmọ Nàìjíríà bá wa dá sí o kìníkà kìníkà kí ni gbogbo ilé bá ń tèrè ọlọ́ fàdọ́yìn kí ni yóò dá náà kí ni yóò dá àbí tó wọ́sì díṣẹ́ wọ́n gbé bàbá tó ṣe pọ́n lóyún ọmọ rẹ̀ wá sórí tv wọ́n rí ká méjọ ọmọ ọgbọ́jọ́ bàbá ẹgbọ́ bóò lẹ́sẹsẹ́ ẹgbẹ́nu sí ẹgbẹ́nu sí ọmọ Nàìjíríà fẹ́ gbọ́yín ẹgbẹ́nu sí máìkì yẹn ẹgbẹ́nu sí <laughs> ọmọ Nàìjíríà fẹ́ gbọ́yín ókè tó má tó wá gbẹ́nu sí ní ìsinmi ó ti tán bàbá mi ọmọ ogójọ́ ẹ́ inúkan ìwẹ́ òun ló wá bá mi onídàmú mi <laughs> wọ́n láì ọmọ rẹ̀ nípa wọ́n sì gbà sórí TV nam sẹ́sìn òfò lèyùn anonymous èwòrí ṣe bẹ́ẹ̀ tí wọ́n ni kẹmọ̀sán tó bá wà wọn pàwọn àbí àwòfò lèyùn orí bú lèyùn jẹ ọwà sẹ́ndì anonymous kíní ní káwọn yẹmọ comment kọmọ comment ìsọkúsọ láyún àmọ́ sán parí mo ti gáyìn kẹtẹ́ kí wọ́n sán parí status obìnrin ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ orí ń parí àwọn ọ̀rọ̀ tí ò dá tí yóò gbọdọ̀ sọ so eh <laughs> eh ọdún ṣàkọ́fíìsì pèrè ọlọ́ ẹni sì tún rí póstẹ̀ sórí status wọ́n ní kí ẹ máa mọ̀ ṣùgbọ́n so mọ́ wọ́n pé tí máa wo jawanibul haya yóò kédú hey kí ní ti fìtínà ti already a mọ̀ wa ọ̀sára dẹ̀ kí ni o ti a mọ̀ o ṣe é ṣe pé ìparẹ́ ọlọ́wọ́kà pàwárẹ́ nù lú ìta tí ò bá ti sí wúlò mọ́ lára yín kí ló kù mọ́ súnnà ẹ̀tún gbógun tí kìtì afẹ́ sí kàkà náà ma nù lóìna àti gbogbo àwọn olùkà kàkiri bẹ́ so illa alladhina amanu wa amilu ìtumẹ̀ ní kí wọ́n sí sí olórí ìtumẹ̀ ní pé ọlọ́wọ̀ wá dó lórí al-iman ikú iman ìbẹnu ọkàmi wa amilu wa tawasaw wọ́n tún wá ń ṣe nà sí àwòdòdó fúnra wọn oye báyìí àbí wọ́n ni ah, wa tawasaw bis sabr mú tí wọ́n bára wọn sọ̀rọ̀ sùúrù ìdí ni wípé bí ìbá wà lórí òdodo yóò gba sùúrù ìyáláyà sùúrù sùúrù tó ní agbára sùúrù tó lè sí òkúta jiná tí Yorùbá bá ń sọ kílẹ̀ pé sùúrù tó lè sí òkúta jiná èyàn kí ń gbọ́yé àfi tí ìbá tó wà láwọn àwàl tó ṣe pé gbà kó onírú sùúrù bèèrè tàbèèrè náà ní dáhùn wọ́n ní só lè rọ̀ ní irúsùúrù tó wà nínà tí ó tó kùtà ó fi rọ̀ ó ní gbé pẹ́kẹ́ ní tẹ́kẹ́ ní sùúrù tó lè ṣe kíni tó lè ṣe òkúta jìnà ni ṣe wá rí sùúrù yìí ẹgbẹ̀wà tó lálàáfíà ń bẹnu sílẹ̀sù sàhíyà ka sùúrù yìí fúnra wọn ó dẹ̀ lálàáfíà ẹgbẹ̀wọ́ yẹn wà nínú sílísílátù sàhíyáyìn bákà bọ́ mi mọ̀ ya mo dá mọ́ ti gbàgbé so bọ́ ó wà ní sílísílátù sàhíyá wal hadith makbul inṣáàlá so yí pé tán bá pàdé ara tó wá fẹ́ mọ́ lọlé o ìkanu ó kàn ká ní pétọ̀ wal asr innal insana lafi khusr illa alladhina amanu yìí ahyo ahadi isunna ṣe bá yà bí tàbápàdé kòrò hmm? tí wọ́n lítọ̀ agútọ̀ ìṣọ́ sàwárí kan sọ́rọ̀ gàtọ̀ wal asri innal insana lafi khusr illa alladhina amanu wa amilu as-salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ẹ mọ̀ bí olùkọ́kọ́ fẹ́ lùk sọmọ̀ wípé ah kí ni <laughs> ṣẹlẹ̀ báyìí náà but as time goes on ìgbà tí ọkọ̀ bẹ̀rẹ̀ sí mọ́ ṣòkòtò náà hmm? ọkọ̀ fi sọmọ̀ pé eh ṣòkòtò mi mọ̀ balẹ̀ fárún kan náà but as time goes on yóò kàrà máa ṣe kí ni yóò mẹ́yàn sábẹ̀ sínú apply látàlẹ́ lọ ah àwọn èèyàn fẹ́ ṣe súnnà o ah afẹ́fẹ́ dávidé alẹ́nu àbí so èèyàn pàdé èèyàn jọ àtọ̀ àtifẹ́ túká àtifẹ́ túká àti oníkálùkù ti lọlé ara wọn tó wà láásìr innal insana labi khusr illa alladhina amanu wa amilu salihati wa tawasaw ẹni kí ló dé sẹ́jọ́ lọ lé àà ìrìn iṣẹ́ àlàábí aláṣọ́ àtàlàkó wà fọ́kọ̀wà náà ẹni tó bá ní ìbéèrè lórí kọ̀díyà iṣẹ́ àlọ́ ok kódà ẹgbàwọ́ yà gáwà bí wọ́n ni dákàrọ̀ Tabarani min tariqi Hamad bin Salamata an Thabit ibn Aslam al-Bunani an Abdullahi آه، بن حسن آه، أبي مدينة قال كان رجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر تماس كسورة العصر تماس السلام عليكم ورحمة الله وقال الشافعي رحمه الله لو تدبر الناس هذه السورة لوسعتهم ṣe bá yà ló jẹ́ pé ẹgbà tó wà nínú zúrùtàtà ẹ̀ pé láúlá láúmà anzalallahu ó jẹ tánàlá ọ̀rọ̀ ẹ̀ kìí sí bó ṣe rìn látọ̀dọ̀ ṣáfí ní ẹ̀ láà ṣe musa wọn bọ́m mẹ́ṣẹ́ fàn pé ṣẹ́lù zúrùtàtà ibi ni ó sọ kẹ́kí bí ìrìnà lórí lẹ̀ ní pé láú tàdábàrọ̀ náà sọ hádìí ìṣòro làwà sàátùn táwọn yẹba ronú sí mo bá mo fẹ́ wo fáídà kan tọ́ subhanaka allahumma wa bihamdik ṣe bèèrè wa tawasau bi ai wọ́n sì nà sí àfúnra wọn wọ́n gbára wọ́n yẹ̀ dúró dúdú yàbú ẹ̀dú dédé o bí ẹnìkan fẹ́ máa fèsì wàhálà ń lé àbíládúgbò àbínibíṣẹ́ pé ẹ̀dú dédé òsìn kẹkẹ tí ó ṣẹlẹ̀ wọ́n ti ní ó pa mí ààrín ah, ti máa ń ṣe súnà ìyà ó jẹ ní jẹ tàlẹ́sọ kí ní òfin orí ìyá ó jẹ́ ọ́ ẹ̀yìn ti gbọ́rí àrí ìyá tí wá jẹ́ ìbáyà rí ẹ̀yìn náà ti gbọ́rí àrí ah ebi ọpa hmm, <laughs> I think you have been brainwashed mo rò pé àwọn tó mọ́ ní ìyàwó brainwashed ẹ̀yìn kẹ́lẹ̀ wà brainwashed now ilé ayé ló brainwashed ẹ̀yìn náà ẹni àbúrẹ́wọ́sì wọ́n ló mọ́ yà lẹ́nu kẹ́lú méjì tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mi àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó jẹ́ blogara ẹ̀yìn ẹyọmọ̀ yí wọ́n tàn yí kìníkà kìníkà so alhamdulillah bí yà bá ti ẹ̀wà jẹ́yàn náà ìyà ń o yóò ọ̀kadà yóò kọ́kọ́ báyàwó rẹ̀ tàílá ẹlọ́n látàárọ̀ dọ̀sán yóò wá sí ọ̀kadà látọ̀sán dalẹ́ always dey pẹ́lá àdúgbò ẹwọ̀ dìímọ̀ ń ṣe yẹnìyànnú ṣe ó kàn sán ọ jẹ́ ìyàkú ni no ìyá ni wallahi mo tí mẹ́rin kanáà ọlọ́kadà ni yóò tún sí ọ̀kadà wọ òru wúwú most men kan design right now kódò ibi tó wọ́ sí jẹ́ olóòun ti gbé òkú rí tán <laughs> olóòun gbé àlìjẹ̀nú náà pẹ́ ọgbọ̀ yóò kú ni olóòun gbẹnu sí ọ̀kadà òun sí ọ̀kadà lóru kèfèrí làwọn lè fa òru ibi tó ń gbọ́kadà rú wọ́n sì wọ́n ah, àwọn sí ẹ̀dẹ̀ ibi táwọn lọ wọ́n báyìí ah kò sẹ́ni mọ́sọ́rọ̀ ìlú pé dìsí náà wọ́n sì ń ṣiṣẹ́ náà wọ́n ń ṣe wọ́n ok um, kí wá lọ́wọ́ ṣẹlẹ̀ báyìí ẹ̀ iṣẹ́ ìjọba lè mí sí civil servant mo lọ báńkì lẹ́ni mo lọ báńkì lẹ́ni mo rí bàbá kan àwọn amú bàbá bàbá ìsìdàgbà àwọn amúlọ́ báyìí èyí méjì mo tẹ́tẹ̀ mọ́ báyìí kò lè mi dáadáa gama bí àwọn bàbá olówó yẹn tàbí wà dágbà wọ́n sàmú wọnú ọ́fíìsì àwọn báńkà ìlọ́gbìn náà nǹkan báyìí sí ẹ̀mì báyìí onẹ́lì ìbáyìí kí ló kù mọ́ bàbá kan náà àbáyìí náà owó tí ẹ̀mà account number ọmọ tí ẹ̀mà account number sáàmù ọ̀kan sáà ní mo fẹ́ gbowó ọ̀rẹ́ gbowó bò ìrìnlẹ̀ gbà 90,000 ah account number dà ìmọ́ à <laughs> kìdí kan ìgbàwó ẹnìkan sáàmù wa kò mọ́ ẹbá owó wíwẹ́wẹ́ àwọn èèyàn wọ́n wá dúníà wọ́n wá wá wá ní wọ́n kéré wọ́n sì wá tó fi dáúgbó wọ́n sì wá títí tí wọ́n fi lè rí dáadáa mọ́ wọ́n lẹ̀ sí wà lọ náà tún ni innal insana lafi khusr ẹ wá wùdí súnnà ẹgbùn kan báyìí wallahi ni'matun azima láìrí fi máa wò pé <laughs> ẹ̀dàkùn tẹ́lù bí sẹ́lù ìgbàmí ìgbàmí bá ní tó two hours àbí wà wíwọ́n àwọn àgbàmí adẹ̀ lè mọ́kànlẹ̀ tàbá pọ̀lì class láàrùn Qur'an then class bí mẹ́ta àti kí ẹ̀tọ́ lọ́rọ̀ gẹn bí before zuru gẹn ni ó tún padà wà ní after níbi before mọ́ bí begin àwọn yóò dẹ̀ jòkó sí class yẹn náà à ń ṣe dáwọ́rọ̀ àwọn yẹn jòkó láti àárọ̀ jọ̀sán ẹwọ class yìí jòkó tàbí sẹ́ni jọ́sáàdì àti sẹ́ndẹ̀ ní ìsinmi àtàárọ̀ dá lẹ́tẹ̀ lẹ́yìn jẹ́ àyẹ̀dẹ́jù kò bẹ́ mọ́ pé ìwọ tó wá gbogbo ọjọ́ náà síṣẹ́ náà tọ́ ráyè fẹ́ sí náà ọ wá ní kẹ́kẹ́ náà mú ma tó kínú àtàjọ dàgbà ó ti sẹ́rà kí mọ́ tún bèèrè láìpẹ́ bọ́lọ́wà báyìí ilẹ̀ yíbò kan ló tún wà báyìí iṣẹ́ òtẹ́lì iṣẹ́ kìníkà iṣẹ́ kìníkà iṣẹ́ kìníkà iṣẹ́ kìníkà kò sí balance in sáka kiri ìlú ni ọzù àmọ́ ọzù àwọn ọzù mú wọ́pọ̀ tó ọ̀sáfẹ́ sẹ́rú kú náà ni ọ̀sáfẹ́ <laughs> àní sẹ́rú ayé náà nìsẹ́ wọ́n lẹ́ kí ní ọgbà kí ẹmọ dúpẹ́ ni àmúnisúnnà táìmù rẹ̀ lẹ́lúfin wọ́n dà pé bóòlẹ̀ sí ń lo táìmù iná bóòlẹ̀ sí ń rí iṣẹ́ ẹ̀yin géńdé fa pẹ̀lú ìyàwó ìtàwọn yóò dẹ̀ lómi pé ẹ́sọ́ afẹ́ ìyàwó méjì àbí àbúrò ẹ́sọ́ afẹ́ ìyàwó méjì àwọn tó ń ṣe láti àárọ̀ dalẹ́ wọ́n tún ṣe weekend àtàárọ̀ dalẹ́ wọ́n tún lọ sí shift ẹlòmí wọ́n sí shift ẹlòmí wọ́n tún lè sí shift yẹn mẹ́wàá ẹlòmí bẹ́ẹ̀ lè lo táìmù mọ́ ń gbọ́n pàṣẹ kẹlẹ̀ ìgbẹ̀ta lọ́jọ́ sọ̀rọ̀ pàṣẹ yẹn náà gbẹ̀mẹ́ta tó sọ̀rọ̀ pé ní ah, ṣe US àbí kí níkan ikẹ́ ni ẹ ó mọ́ ṣe 20 hours shift 20 hours on a row fọ́n sí ní òbí sí mi kò sí mi 20 hours on a row eh kò lè sí bóòlè fẹ́ sí bóòlè sí jẹun wọ́n tún wá ní pé kó a mọ́ sí 30 hours níbì kan skọ́skọ́ ti jẹ́ làákàí eyi ẹ̀yìn wá sí ẹláyé ni ẹwà ewa ẹláyé ni àmọ́ Sàláfì pẹ̀lú ìyàwó àtọmọ ní ọha kùrá ní ìyàwó tún ha àwọn ọmọ náà ti mọ̀ sí wọ́n ti ha àwọn ọmọ tó ti ha

àrámù gan à ń jà sí àrámù ti wọ́n oye báyà ní àrámù ti wọ́n ẹ̀yìn wọ́n wà láàrí mọ́ kí ẹ̀wà alágbàkó torí ọlọ́run ah oun sọ́jọ́ ó ní mọ́ ń ṣe ìyáláyà sí ẹni ikú ní o mọ́ fún àrámù yìí àfá ẹmọ́ sí wá sí ti yín lóòtọ́ ìní ẹlẹ́rìn ìdẹ́ ni ẹmọ́ sí wá sí àmì àrámù yìí òun gbàmọ́ kò sí àlà níláyé kò sí òdẹ̀ sílẹ̀ láì jẹ àrámù àrámù tẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ikùn yín padà ń wọ diabetes náà ní padà ń pa yín dànù wọ́n padà ń gé ẹsẹ̀ mínú iná ni ṣe báyàrí ibi iṣẹ́ tán fi ọ́ sí àrámù lórí kó gbogbo tó níjọ ń bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ ìjọba ọmọbọ̀ ṣe ń pàṣẹ wálé àwọn kọ̀mpútà skúl wọ́n mm, ṣe ń bypassẹ̀ àwọn tọ́lọ tàbí ó pọ̀ dọ́kítọ̀ ní wọ́n hospital lówà ọmọbọ̀ ṣe ń bypass àwọn drugs ogun pharmacist ní wọ́n náà mọ́ ṣe ń dọ́gbọ́n so àwa jẹ́ àrámù jẹ́ àrámù náà òun náà nígbàdà á tó wa náà wọn àbí tó bá dú ti Saudi ni àwọn ọmọ sórí irùngbọ̀n ẹyọ kan báyìí ó lè ó dá nígbà àbúgbàmọ̀nà lè kó lówó jù láàrin alìláni àà àwọn àbúkásìmò tí ẹ̀ní lówó kankan jù mẹ́ ọwọ́ mẹ́ ó ti yọ díẹ̀díẹ̀ ẹ́ àwọn ìgbàmọ̀ lówó díẹ̀ hẹ́ni hmm. sórí irun gbà kọ́tọ̀ ẹ̀bá ẹ̀yọ kan yìí ó lè tẹ́fí ń bá ẹ̀ẹ̀kan rẹ̀ ó lè tẹ́fí ń bá mọ́ ẹ̀yìn olè gbóhùn Saudi àwọn ẹjẹ́ e ẹlọ́lẹ́ e kò sẹ́ni tí ń gbóhùn Saudi ẹnu mọ́ bí dc ẹgbẹ́ ìrọ̀bí

àbí capacity ẹnìkan tí gbóhùn Saudi ẹ̀dàkùn ẹ̀sọ̀rọ̀ kò sí àbí sórí ní mọ́sílásí tán dòkó sí hùn látara pé ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam nígbàkínú àwọn tí ó wà lábẹ́ bòjì ọlọ́ọ̀bá òun lè tó pé ọkàn rẹ̀ láti kékeré ọkàn rẹ̀ súnmọ́ mọ́sílásí so kí wọ́n fẹ́ wà jẹ́ náà jẹ́ àbí ní tí ò jẹ́ kọ́kàn rẹ̀ súnmọ́ mọ́sílásí yẹn náà ẹlòmí tó bá mọ́sílásí bí i kí wọ́n kaná sí láàrin yóò mọ̀ bí ṣe sáré kún bẹ̀rẹ̀ mísílásíhùn tó bá dé ọ̀rẹ́ lómi gbígbé láptọ̀pù rẹ̀ síwájú ìsìsẹ̀ ti ẹ̀yìn mí ní sọ́ọ̀bù bá ti lọ sọ́ọ̀bù jẹ́ báyìí yóò tilẹ̀kùn bá ti time class yóò tilẹ̀kùn pa yóò wá sí class àwọn òbílì pípẹ́ ayé ayé ayé ayé ẹlòmí sí ń tajà tí ọjà bá fẹ́ class mọ́ class yóò wá class yóò fọjà lẹ́wọ́ àmọ́ tàmí lọ́la ṣe báyìí ṣe ẹlòmíì sí ó pọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ pọ̀ táwọn èèyàn ń ṣe oríṣiríṣi so ìtumẹ̀ ní pọ́lọ̀ bá ní ṣe ni ó ní tọ́jú èèyàn èlò lọ ń gbà lóṣù wọ́n tó bá ti níyàwó gbà tí yàn márì lọ́lọ́ yẹ kí yàn màkí ní ẹ̀pín ẹ̀dàkùn gbà tí wọ́n márì èlò mọ̀ ń gbà lóṣù èlò mọ̀ ń gbà èlò mọ̀ ń gbà èlò mọ̀ ń gbà 4-5 ní báńkì pápá sí kẹ́mgbà odidi kan 11,000 nílé nìmẹ́ pẹ́nà ẹgbẹ́ kan báńkì rẹ̀ sí kẹ́mgbà 11,000 ní 80,000 nílé ní kí ara fẹ́sí àbí erin mẹ́ 60 àbí 60 alhamdulillah 65 so oni Wallahi. o ní pé bíyàn bá ṣe àwọn onísúnnà gbọ́kànlélọ́wọ́ <clears throat> àná sponsor wọn ní sẹ́ ah, inú Ramadan yóò tún wá jẹ́ mọ́sílásí wọ́n sponsor ní wallahi wọ́n sponsor wa ọwọ́ ara wa láti ń sí àndàn àsírí mo sọ fún ọ <laughs> àsírí ni ẹ́ àwọn bàbá gbé jáde àsírí ni àndàn láàrin ara náà láti ń sí ọlọ́run sí ń bá wa sí mẹ́nà abẹ́ ẹ̀kọ́ gbábági ráìsì kan alhamdulillah ìbí agọ́fẹ́ntì kan ní fún alówókà àbí kíníkà ẹ̀yin ò ká ẹ̀sìn ọlọ́wọ̀ bá kúnlẹ̀ fi ráwọn nǹkan ìyẹn ṣe náà àwọn kan mú lọ́kùnkún nù pé sọ rẹ́sìn alkiyama wa ni àta ayéwa alkiyama àti gbogbo nǹkan wa náà sọ́nbí Allah subhanahu wa ta'ala kó sánú ní kankan wallahu a'lam náà tàbí ní ṣe bèèrè ṣe khalẹ̀ náà tó jẹ́ bẹ́ẹ̀ Eh, ipe tí wọ́n ní pé fi ba'd al-ashya kẹ́lá àti oríṣì lè jẹ́ mùsùlùmí àmọ́ khasara ti dé bá láàmù ẹwú àwọn tán sọ ẹ̀nà gbogbo àwọn òfò tán sí káàkiri yẹn khasara ni yẹn náà àmù àti ẹ̀hẹ́ mú fẹ́ sí tàlík lórí kíní kan kí náà gbé sàrùmí sọ̀rọ̀ kan kọ̀díyà fara bára ń fà mí ò mí ò kà mí ò kù sí ẹ̀tọ́kín pẹ̀lú ẹ̀yìn wọ́n sẹ̀bọ́ndù kan mí ò dá ń bá mi ò mọ̀ tó ti burúkú ní òde ó ní pé ó ń sí àtọ̀ láàrin sonam àti watan ó ní sonam ó nìkan ti gbogbo olú bá ti máa ń sìn <laughs> gbogbo olú tó wà bí ẹ̀yà tó wà ń bẹ̀bọ̀ sí ẹ̀yìn kìí sí ìyàtọ̀ yẹn kìí sí ìyàtọ̀ yẹn sonam timthal bí èrè watan any other thing tàbátí òun wà àámò tí ẹ̀ wọ́n ní gbára èyí táwọn ìlú gbogbo ìlú ti pààyàn <laughs> jọ́sìn fún tí gbàtíláyà nẹ́bí ẹṣogbọ́ ìrúnṣogbọ́n náà jọ́sìn fún sọ́nà mẹ́rin pọ̀pọ̀ tí àwọn èrè ọ̀tọ̀ọ̀tọ̀ kí lọ́gbà àwọn èèyàn máa Suleiman àbí <laughs> ẹ́ sọ̀nà máa jù so àwọn kí ní tẹ̀mí ìwà lára fáyẹ̀ lẹ́sà tẹ̀mí ìwà lára fá so tẹ̀mí dẹ̀ ni tí ìbá ti mọ̀ yá àkọ̀díyà manahij then issues wà níbi àkídà ní tẹ́tí tàfà mọ́ sọmáyì issues níbi manhaj issues níbi kíni àkídà ní issues níbi àkídà ní issues níbi kíni manhaj tó wá ti ní issues níbi manhaj ó ní issues pẹ̀lú àkídà láti issues pẹ̀lú àkídà ó ní issues pẹ̀lú kíni manhaj